Yeah, coca بسم الله الرحمن الرحيم لقد جاءكم الرسل من انفسكم حريص عليكم ما عنيتم عليكم بالمؤمنين رؤوف رئيس فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العالمين بسم الله الرحمن الرحيم بايمان قريش إلا فيهم مهلة الشتاء والصيف فليعذر رأى الميت الذي يدعمهم من جوع وآمنهم من عون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

Àdúgbọ́lọ́dọ̀ ọlọ́run wọ́n yẹ̀ nígbà wa Muhammad. Ìgbà bá sọ́jí lẹ́sì náà láti gbé iṣẹ́ lọ́dún ọlọ́run fi ní ọjọ́ pẹ̀lú ògbó ọlọ́run. Àbẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run. Àwọn ọlọ́run bá wá tẹ̀. Nígbà sí àbìdára bẹ́ẹ̀. Àwọn á fi ọlọ́run àyìn ọlọ́run pẹ̀lú ẹ̀yìn rẹ̀ àkọ́gbó rẹ̀ kí sábọ́lá rẹ̀ kí àwọn tẹ́ta wá sí inú ọdún kan láàmú sí ìjọba àgbẹ̀ ìbájúlé ẹ̀sẹ̀ padà ìjàmbá mẹ́ sínú ẹ̀ láwọn kókó kókó láti jíṣẹ́ ọdún lóun ní àgbẹ̀kọ̀ rẹ̀ láyé ní ọlọ́run mọ́mọ́rì àwọn ọkùnrin àyàn kiri ọlọ́run ìyá ìlú ọ̀hún. Àtàdúrà fún àwọn àkọ́ àwa àtàwọn òbí wa, àtàdúrà fún àwọn olórí wa, àtàwọn ẹni wa tó fi lọ. Ọ̀rọ̀ àti ọ̀rọ̀ fún àgbẹ̀mọ́nà, àwọn tí wọ́n jẹ́ dáadáa fún wa láyé ní ìlú ìgbẹ̀rẹ̀ ọ̀pọ̀. Gbogbo ọ̀nà tí wọ́n gbà tí wọ́n rí ìṣẹ̀lẹ̀ Àtúrẹ́kùn ìràsìn àwọn bá kí ń gbé ẹkùn ìrìnlẹ̀ ayé wá ìrìnlẹ̀ ní àwọn afẹ́lẹ̀ ìrìnlẹ̀ ní ìrìnlẹ̀ ìrìnlẹ̀ ìrìnlẹ̀ ìrìnlẹ̀ Yára sí ìwà nípa ààrẹ àti ìrìnlẹ̀ ẹ̀ṣọ́wọ́ ìgbẹ̀rẹ̀ mọ́ ìrìnlẹ̀ ìrìnlẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم Ọlá pẹ́ náà ni kò tí ó gbà wá lálejò oṣù tó bí máa rí. Ọmọ ńlá ńlá ni àrọ̀dá nà bí ọ̀rọ̀ ìpapọ̀ ọ̀rọ̀ ìpòlọ́nkà. Orí àkọ́kọ́ mọ́ ẹ̀ ọ̀nà ẹni fárọ̀ nà bàbára fárọ̀ ráṣùmẹ̀, fárọ̀ tọ́ àti Sáàrùn ìrìnláyé oṣù jẹ́ ni ọlọ́wọ́. Sáàrùn ràhàmẹ́tì oṣù pẹ́rọ ọba ni, yára المحبة رمضان شهر الأخوة رمضان إلى نغنيك يا رمضان غنيك يا رمضان إلى نغنيك يا رمضان إلى نغنيك يا رمضان

ní wà láàárín ìdáyàtì Ọjọ́ dé نهللك ونرحبك بقيامك يا رمضان ونهللك ونهللك بقيامك يا رمضان أنت أقوى فلمنا لياليك àádìdè lóru. Mọ́sùnmùnà ààrùn tọ́tọ̀ àwọn gbàrọ̀. Mọ́sàkà dẹ̀kìnà rí gúdù lè àwọ́ àṣìnà bá kàrà Ramadan. A fi ń tọrẹ títò sínú ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìpẹ̀tọ́ àti ìrìnà. Ọmọdé máa ń sẹ́gbà àgbọ́lẹ̀ Oṣù Ramadan. Yá Ramadan. Ọwọ́ Ramadan rẹ̀. Mẹ́rin ọ̀rọ̀ ni.

Ìsọ́ìmìnà ọ̀sọ́ìmọ̀ ti. Àwọn obìnrin bẹ́bẹ̀ bẹ́ẹ̀ sára ọ̀sọ́kùnrin. Àwọn obìnrin bẹ́bẹ̀ nínú oṣù náà ó sì lẹ́kùn àríkà láti. Wọ́n tó kó lákùn ní àbúràbùn náà. Ó lẹ̀kùn náà gbọ́ ìjọ́lẹ̀ lọ́wọ́. Ìwà àbúrà àbàlìjá ìnàtí ló ìmìnà. Sílẹ̀ pàìjọ́lẹ̀ fún Bẹ̀rí bá báwẹ̀. Ìyá máa ìwọ màláíkà. Yá máa ní bọ̀ kí ìlàwó àbànárí. Ọlọ́run wà sọ pé wọ́tọ̀ wà nínú ojú ọ̀nà lẹ́tọ̀ fójú tó. Àlẹ́ta wọ́ àbànárí. Ọjọ́ máa ní sílẹ̀ fún ojú ọ̀nà lẹ́yìn. Wọ́n tọrọ ní ìṣẹ́yà ti lẹ́yìn sọ àdìmí. Gbogbo àwọn àpákò gbogbo àwọn àpákò gbogbo àwọn àpákò Ìkáyà àrọ̀mọ́dá. Ìwà ní ìkáyà àrọ̀mọ́dá. Ìdánwà ní ìkáyà àrọ̀mọ́dá. Ìdíwà ní ìkáyà àrọ̀mọ́dá. Ẹ̀ṣẹ́ fẹ́ lẹ́ra ìdọ̀rọ̀ nípa àrọ̀mọ́dá lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀. Èkí ńlá ti kò só ìná píkà. Lóòótọ́ tó bá ti fáyọ̀ lọ́rùn fún ti bá àwọn ti ya níná píkà. Àgbàfẹ́ àwọn ìfẹ́ àbí nínú rẹ̀. Wà àfàtàrù na píkà. Àwọn àjàwọn iṣẹ́ ìgbẹ́nu rẹ̀. Wà ní àmà na píkà. Ìjọ ìká tuta àti sùn. Ọba mi kó wọ́n ti títà yàrá màbá. Àwọn náà wá ni Wàlé ilé mọ̀ àdìnà ìjọba yára máa dáa. Nú àti ìrúkalẹ̀ yẹ́ ó máa. Lóbi, à ń sọ pé bọ́. palẹ̀mọ́. Aláyàkúnà ápá yẹ̀káàná ní dúnlẹ́à. Ọwà ajẹ́lẹ̀ yọ jẹ́ àwọn ọmọ náà bá máa lálẹ́ òtún wá sí wá sí wá sí. Kọkùnlá ámì ń bá dá ámì ya Ramadan. Ṣá máa kà ọ́ lọ́tún lọ́tún lọ́tún wọ Ramadan. Ṣé ìlú rẹ̀ wọ́n ápì ẹ̀tù wọ́n sẹ́lẹ̀ mẹ́. Ṣé ìlú rẹ̀ wọ́n ápì ẹ̀tù wọ́n sẹ́lẹ̀ mẹ́. Ọmọ سلامتي يا رمضان سلامتي يا رمضان سلامتي يا رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد يظن كان ضن وعلى سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكبروا Àwọn Ramadan ni wọ́n bí Tàwọ́lẹ́ta mẹ́wàá tàkọ́kọ́ ní ìwé Mósè lọ́sọ̀kalẹ̀. Nínú Ramadan ni Nàìjíríà ìwé Jésù tàbí ní Báíbùl nínú mẹ́wàá tààrin ni. Nínú mẹ́wàá ti gbẹ̀yìn náà ni Kùránì sọ̀kalẹ̀ ajẹ́kù Ramadan ni ìyá tó bímọ mẹ́ta ó bí bẹ̀ẹ̀ta, ó bí Tàwọ́lẹ́ta Músá, ó bí Nàìjíríà Yísá, àwọn abẹ́kọ̀ lára ní ti Muhammad oṣù náà oṣù kẹ́ni oṣù mẹ́lẹ̀ ni oṣù àforíjì ni nínú dáwà kénú ẹ̀ náà ni yà sí bẹ̀rẹ̀bá kéúdé tó wá tún yà sí oníkọ́lùkọ̀lù Kùránì ní ṣókíṣókí ọkàn Al-Kùránì ní tẹ́mà pé ọkàn nínú ara example ọkàn ló gbé ara dúró ara látẹ̀ṣẹ̀ ara látorí ọkàn ni agboolé tó jẹ́ general parlor sẹ́gbẹ̀bẹ̀ láti máa pàdé jẹ́rọ apalòdè ní ìbẹ̀rẹ̀ ọ̀sọ́ máa pé ọ̀sọ́ ọmọ yàrá lè mọ́tò nǹkan ọ̀sẹ́ ọ̀dẹ̀dẹ̀ lè mọ́tò nǹkan àmọ́ jẹ́rọ apalò tálejò ọmọ dé sí èèyàn dà ní ẹ̀sìn ẹ̀mí kan wà ń bẹ̀ ìdíje wà ń bẹ̀ yàtọ̀ náà wà ń bẹ̀ kọ́dà wọ́n jẹ gbèsè rẹ̀ wọ́n dàdé bẹ̀ fún ọmọ pé á ọkùnrin máa tọ́jú ilé alukurani lọ́kàn àǹtí lọ́dún yà lọ́kàn alukurani ọlọ́run kó nǹkan síbẹ̀ púpọ̀ tànẹ́wà Muhammadu fi sọ wípé kọ́lùbọ̀lù Kùránì Súrátù Yásín Ọkọ̀ọ̀kan lọ́lọ́kan tí ẹ̀ lọ́kan tàwọn èèyàn náà ni igbá ẹ̀yà wà ìjọ yẹ̀ òṣìṣọ́ kan wá wà wà kan lẹ́bẹ̀rẹ̀ àpọ̀lọ́ wá wà. Ẹgbẹ́ ìjọ kan mi ni ara rẹ̀ ti sísẹ̀mù ara rẹ̀ ti dàrúnù. Ní nǹkan bá ti ṣe ọkàn mi yẹn. Ẹ bá rí kọ̀ǹpútà agbárí bẹ lọ́tọ̀ ṣáṣà ìbẹ̀ lọ́tọ̀ agbárí ní ìbẹ̀ lọ́kàn ọkàn wà yí ibẹ̀ ní nǹkan tí nǹkan bá ti ṣe ibẹ̀ ní àtìmọ́rí pé nǹkan ọmọ gbóná nǹkan ọmọ sùn wá ní ẹ̀ wá ní kọ̀gbọ̀dọ̀ lé áì high pressure tá ń pè ní hypertension òsì tó gbọdọ̀ lóòjù àìtó ẹ̀jẹ̀ ni àìsàn kẹ́ńsà gbogbo ẹ̀ nínú ọkàn lọ́wà tẹ́jẹ̀ bá ti rú jù wàhálà ni tẹ́jẹ̀ bá ṣàìtó wàhálà ni. ọkàn àlùkùránì ni ìyá sí sàdísà nílùú ìtọ́ntọ́sọ ni wípé tó wá tó yá sí límọ̀ àkùrọ̀ àti làwọ̀ ọmọ ọ̀dọ́ndọ́n lè máa sọ̀rọ̀ ìbálá tọ́jú àti dẹ́rí ohun gbogbo tẹ́ bá kí ìfún mi bẹ́ẹ̀ fi tún nǹkan sí déédéé ní bẹ́ẹ̀ fi jà déédéé ní bẹ́ẹ̀ fi dáàbò déédéé ní. ẹ ọjọ́ tí ń jẹ́ pẹ́ bọ́lá kẹfẹ́ rí dáàmà eléri ìgbóná dáàmà ni yà á bá kò síbi jẹ́ yà á sí kí ó yà sí ọ̀rọ̀ pọ̀ ńbẹ púpọ̀ ọlọ́wọ́n sọ àkókò ọ̀rọ̀ ńbẹ tóbi kó adé Muhammad yẹnu wàhálà tóbi tó àkókò ní mọ́ta lọ sí Madina jọ wọ́n fẹ́ parẹ́ ara ń tẹ́ sọ́nà ìyàtí nìyẹn gbogbo tó bá lọ́ta tó níṣòro kódà ti máa ké àti ẹni bá jẹ gbèsè pé máa ké ẹni ọ̀rọ̀ ní tàbí pé máa ké bẹ́ẹ̀ ké fún mọ̀mí ní yọ̀ dáhùn bẹ́ẹ̀ ké fún káàdùn yọ̀ dáhùn ẹ̀kàn bẹ̀rù ọlọ́run kẹ́ tó ké fún yẹn. abẹ́ ẹ̀dí báyìí bùnà bá ti sọ̀rọ̀ tó lápẹ̀ yàtí púpọ̀ tásìkò yóò lè gbà náà ti wà nínú tọ̀sí ìdásí fẹ́ẹ́ ó tẹ́bí kan ó ní iná jàálìrá sí àánàkì mabalala fàyí àyàrá ọ̀rọ̀kọ́ jẹba ọmọkànmáhó àwọn ilé ibú mẹ́ta nílùú mọ́ta náà ni wọ́n mọ̀ mí nítọ́wá pé ó pẹ̀lú ọlọ́run Ànábí ọ̀jáwé kò jẹ́ kò ọlọ́run ti lù sọ ní mánítọ̀ rẹ̀ pẹ̀lú ààbò wọ̀lídọ̀ wọn rírá ara wọn ni àbújáyì ara wọn ni àìṣọ̀ mọ̀wá ilẹ̀ ara wọn ni Wọ́n wá lé ní àwọn pa Mọ̀hánmẹ́dù tẹ́nìkan lè mú àwọn sí, lóòtọ́ lóòtọ́ bá tẹ̀jọ́ nà tẹ́ lùpa, ọ̀tẹ́ni tó bẹ̀rẹ̀ ní ìbásọ́lọ́wọ́ ọba nìkan. Wọ́n wá ń sọ pé ẹjá ti máa sọ kọ́ máa kírun, ìjọba ti wọ́n lè fi tọ́jú yan gígalẹ̀ àbí àpáta kékeré ànábì wà ń kírun lọ́wọ́ àbújá lè lọ́wọ́ akọ́ lọ káwá gbé òkúta bó ti gbé ànábì ti sùjádà ó fi wọ́ ẹ lérí ọlọ́run ní kí n lè iná. ọlọ́run ní kí ọrùn rẹ̀ ó wọ̀ máa pa lọ́ba di alápá kúkúrú.

kọ́ni kí láyìn rẹ̀ bàbá àdàrú àti yọ nínú ẹ̀kọ́. ẹlẹ́gbẹ̀dẹ̀ bẹ́ẹ̀ wá tún ìdẹ́gbẹ́ kí ní jẹ́ bẹ́ẹ̀ òun ní ṣéṣì yóò ọba rí ṣe lórí mọ́mọ́tò náà àwọn ilé kí òun lọ́ọ̀ kan. òun náà bá gbé òkúta nì ní bá lọ kẹ̀kẹ́ nítorí wọn lórí tiẹ̀ ṣe òun ò rí tòun ṣe. bọ́lọ̀ fẹ́ ó kù sára tàkúndé bẹ́ẹ̀ kí وجعلنا من بين أيديهم فتا ọwọ́ bọ́lẹ̀ gbogbo tó gbójúlé lóògùn àtàlùwó àtòkẹ́ ẹ̀rẹ́ àti gbogbo mùsíbà àti àpòpá àti olúborùn àti mọ́yíhùn àtàkọsẹ́ gbogbo ẹni máa bẹ́ ní àìdíhìn sàdá ọlọ́run ládàá mi ní gbogbo ẹ̀ ọ̀mí ní kálífì wọ́n á máa ṣe ìpèsè kalẹ̀ lé nígbé gbóògùn tọwọ́ àwọn bá tẹ̀sí tí ọba jẹ́ mọ́ táwọn bá kó ìdílé kó wá bá wọn níbi táwọn bá wà. wọ́n á máa ṣàgbára kalẹ̀ lé omi ní kálífì yìí ń kọ́ ò kàdá. àtẹ̀yí tí tọ́jú sílé kótó fún èyí mú lọ́wọ́ kótó fún wa kí ṣe é. ìgbà wọn bá ń lára yòó nínú. ìmọ̀ ọmọ pa ẹlẹ́gbẹ̀ta wá sí òun bá sùn lọ pẹ̀lú akídí tàlùbọ̀ ló mú kejì ẹlẹ́ẹ̀kẹta da ìkó lọ́dà tó gbé pàtó kù sátọ̀dà ní Muhammad ọ̀kọ́lá ìtìwò tí ó tẹ́lẹ̀dẹ̀ ọlọ́run bá rí kíníkà kọjú erin kọjú ẹ̀fọn ó tóbi ohun orí rẹ̀ ó dí gàgá àwọn kò wọ́n ló sẹ́lá Muhammad níbi títà ìkú ti mú ọ̀nà ìrìn rẹ̀ bá náà ní da ikú tí ọba dá ìyàn ọpọlọ ní máa dà ọmọ kọjá lójú ọ̀nà lè rẹ̀ ó sì máa ọmọ rí kọjá ọmọ lọ́mọ bọ̀ ó ní mọ̀bí tọ́nà lọ́mọ da ikú òní ló sí ẹlẹ́kẹta wọ́n ti gbójú lé nǹkan púpọ̀ wọ́n lóògùn wọ́n lájẹ wọ́n ló sún wọ́n lówó lọ́lá wọn ò ní máa pa وبشرهم بمغفرة وأجر كريم àmá tó lérò ẹni tí gbọ́ wà mà ní sábà rẹ̀ kíra ẹni tó bá gbọ́ lò ń tó gbọ́ tí ń lò lágbọ́wà yọ nǹkan mẹ́fà ju pé ẹni tí yóò gbọ́ wà àárín nǹkan mẹ́fà lára rẹ̀ àkọ́kọ́ ni àdìsẹ́sì máa wù ọmọ tẹ́sí gbọ́ ẹlẹ́ẹ̀kejì ni àdìsẹ́sì ti máa wù ọmọ tòkó ní ọlá ìṣẹ́wà ọmọ lọ́lẹ́kí àdúkọ́mọ lọ záwíà àdúkọ́mọ lọ súkè àdúkọ́mọ lọ àsàlátà kéèyàn mọ̀ dájú. ẹlẹ́kẹ̀ẹ́ta àlẹ́ èsì bá ò mọ̀ ní sábà kọ́ máa tẹ̀lé kí ẹsẹ̀ tó tẹ̀lé kó wà ní ẹsọ wà fíjì pàṣí pàṣí kí wàá sọ wà fíjì òkèsàn òkèsàn lásán. ṣé wàá délé tẹ̀ nílò àtàfà àti àwọn àgbọ̀ ká máa lò ó lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ ọwọ́ akùnrin tàkìlì kí ṣe àlàbìkárù ẹ̀mọ́ ìfòsíkì ní dáadáa ẹlẹ́ẹ̀kejì ẹ mọ́ ronú dáadáa nípa ọlọ́run ọ̀rọ̀ tẹ́tẹ̀ bá mi sọ yìí tí bá lò ọdá àbí ọ̀dá ẹlẹ́ẹ̀kẹta náà ní kí ni àìkú ti bá rù ní ẹ̀mọ́ ti sùúrù orí ọlọ́run gba dẹ́wọ̀ wá mi ò kí òun bẹ́ẹ̀ lọ àdẹ́wọ̀ wọ́n gba ẹ̀rù bẹ́ẹ̀ lọ àdẹ́wọ̀ ọkàn nígbà tí mo kí òun kí òun wọ́n ti yàrí àti tẹ́ni ni ọlọ́run ní ìkànnì مغفرة وعجل بريم أولا نصير واضرب لهم مثلا أصحاب القرية Ọlọ́run ẹ̀sà fojú àwọn ẹ̀sà kíà ní Tókíò ìlú kan ní jẹ́bẹ̀. Tààrà àwọn òjíṣẹ́ tí wọ́n látọ̀dọ̀ Jésù mọ́ àlẹ́bì yìí sá lọ́rọ̀ إذا أرسلنا إليهم بسرعة Fọ̀bọ́dún iná ilé ikọ́ mọ̀rìsẹ̀lú wọ́n fún túnrùn túnrùn túnrùn lọ́wọ́ kò dáadáa tí wọ́n dẹni ọlọ́run akẹrí ìwé yìí. Ọlọ́mọ́ ti bẹ́ẹ̀ fún àwọn. Àwọn àfọwọ́ á túnrùn rárá. nítorí bá fún eré fún wọn tó bá kù sáátà wọ́n bá ṣe sáàpù àwọn ayé àwọn ọkùnrin mẹ́ta ayákùnrin méjì obìnrin méjì tó jẹ́ títí wọn kí wọn ọgbà wẹ̀rú wọ́n sì ń bẹnu ẹni tábà fi tẹ̀lé ọ̀run lónìí yóò sì gbà lónìí náà nígbà tí wọ́n ní márùn tọ́lọ wọ́n ti gbà wọn jíjẹ ọlọ́ngbọ́n ni èyí tẹ̀ mọ́ pàwọn àfáà lé tẹ̀ àfáà ní nǹkan tẹ̀ tó ní nǹkan ẹ̀ ẹ̀ sọ fún ẹ̀wọ́n ìkọ́ ìfowósòfò wọ́n pè ilẹ̀ kan pé ọmọ nǹkan wá tó wọ́n ṣiṣẹ́ sí mi lọ́wọ́ àbájú ojú mo ṣe yí láà. Irú oore tọ́wọ́ ń ṣe mọ́ á ti ẹ́ta lára Fìràó náà tó dọmọ àlìjẹ́ náà lóòjọ́. Yóò di kí ojú ọgbà àwẹ̀yẹ ọlọ́mọdé àti bẹ̀rẹ̀ ní kọ̀ọ̀kan wa. Irú oore tọ́wọ́ ń ṣe mọ́ àbíkù Nàìjíríà. Èyí tó jẹ́ pé ọdún rẹ̀ àti sọ ìwé ní a máa fi àjẹ́ pé àwọn àti ọlọ́run ti dára wọn láyé kírun láyé gbà lọ́lọ́lọ́ má dojú jù ọlọ́ ní ẹ̀sílẹ̀ pàdéjẹ́ náà rẹ̀ fọ́nkọ́ máa làjẹ́ náà. ọlọ́run ọlá mari ẹ̀tọ́ kìrìtìyà obìnrin ni láyé ìpìlẹ̀ ọ̀nà náà ni kò kírun kò gbà rí ọkàn gbà fún Musa á sì àgbà fún Musa obìnrin ni mari àgbà fún àbí ń bá wọn sùn ni Musa ti kéré sí wọn ìyá ni wọ́n jẹ́ fún Musa àmọ́ wọ́n ti rámì ọlọ́fẹ́ yìí obìnrin tí wọ́n mọ̀ nǹkan kí àwòlé lélẹ̀ ènìyàn lélẹ̀ alágbára lélẹ̀ tẹ́mà wá fìfẹ́ ọlọ́run tẹ̀lé lu ààrẹ òun náà ní àti àrí òun náà sì ní máyà tó kìí kí àrí ara mọ́sá lẹ́bàgbà fún mọ́ tààrẹ tó máa ìjẹ́ náà wà kí wọ́n gbà rẹ̀ náà làdíjá náà ní lára ní Muhammad àdíjá ju ànábì ọlọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó lè bí ànábì àwọn obìnrin tó bá tọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ní máa ń ṣe píríọ̀dù kò dé súnmọ́ a ọwọ́ àgbà bá ànábì ọ̀gá rẹ̀ sí ni inú gbígbà bẹ́ẹ̀ náà ní ìtẹ̀yìn ìyá wa lẹ́nu sọ́tà lásùn ẹlòmíín jẹ́ ìyá Àdíjà ọ̀pọ̀ tẹ aláwọ̀ àmàlẹ́ wọ́n gbà fúnra wọ́n gbà fún ọdún ọlọ́run ní gbogbo tó bá ti gbà bẹ́ẹ̀ inú kánkòtọ́ kánkòtọ́ àwọn náà lọ́lọ́mọ́ta jọ kánkòtọ́ wà sí àwọn mẹ́rin kí ọlọ́run wá fi parí ọ̀rọ̀ wọn nítorí máa dábàrá ní ìrànbí wọ́jà àjà ní ìmìnà ìrùkọ̀rọ̀ mìíràn ayà ń jẹ́ kanú àwọn abòdè tí ń gbẹ́nu yàtú ní ẹ̀bá tẹnumọ́ púpọ̀ kò ní káàbùkù sí ìkú láyé

bóòrùn tí ń yọ bí ń tí ń wọ̀ ọ̀sán lọ́sàájú òwúlẹ̀ bóòrùn lọ́sàájú ọ̀sán ìwúrọ̀ kọ́kọ́ dáyé ìwò nìkan fara mọ́ òkùnkùn dé ní àjùmọ̀lẹ̀ bá mú pé òru dé a jẹ́ pé apàtálá òkùnkùn ọlọ́run sì ní rẹ̀ bá mú pé ọ̀sán dé pé mú ọ̀sán lórí òru òru Lóru àlàmẹ́sì ni kápẹ́ ní àwòrán jímọ̀. Ẹ̀sì láàbò wà ń bẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀. Àwọn gbà pé òun ni ó fi ọ̀sán. Látara báwọn, àwọn àlọ́sìn ìjọ́fúnra fi lẹ́lẹ̀. Òtútù láàbì àti òtútù tóòrù. Ìlà gúngùn nínú máàpù orí ilẹ̀ ní ń ka ní ń pín ìlú ní ń pín ìlú west north àti òtútù náà ilẹ̀ ẹ̀bú kéékèèké òkú ní pín àtọ̀kì àsìkò àtàwọn ọjọ́ àtọ̀sáàtòrò nítorí àsìkò ọlọ́run tún gbé wa ọlọ́run sáyẹ̀nsì ń bẹ̀ láti lè mọ̀ pé ọlọ́run lòún ń ṣe gbogbo ẹ̀. وآية الأول عملنا ذريتهم في الفلك المسحون wọ́n wá fún àwọn náà wọ́n tẹ̀ báyìí nǹkan tí wọ́n bí ọkọ̀ omi bí pléèmù bí rédíò bí tẹlifíṣàn bí sátáláìtì bí gbogbo àwọn kẹta lò lémi ọlọ́run lémi náà ní èmi mo gbé àwọn ọmọ yín lékè wọ́n máa mọ odò wẹ̀ wọ́n ti máa lọ lórí omi àwọn ọkọ̀ omi ńláńlá tó dàbí ìlú ọ̀kadà tí ńlá omi mẹsìlẹ̀ yìí máa yà sàmúnà àtàwọn pléèdì tẹ́ máa sùn yọ máa dàbí yẹyẹ àyìn nàṣà lókùnrin ní ọ̀rọ̀ àtàlẹ́ta láwọn àwọn ìgbàgbọ́n Ọlọ́run ni ọlọ́run ni mo lè fẹ́ tẹ̀yìn fún odò. Ọlọ́run ni ọlọ́run ni mo lè fẹ́ parẹ́ fún atẹ́kùn. Ìlànà tó ń sọ yìí èmi ni wọ́n àfáà ni àbóníròyìn olówó ni àbọ́lọ́lá olókùnrin àbálágbára gbogbo tẹ bá ní ẹmọ ẹ̀nà tó ṣe ọ̀nà ọ̀nà ìdá kí ní aláwọ̀ àbẹ̀wò. bí máa rọ́dẹ́bọ̀ Ànúbìnrin máa ń la ọ̀yà sáà òun ọ̀rọ̀ àtàmọ̀. Ẹgbẹ́ ọlọ́wọ̀ ló ń tà alákùnrin, ọlọ́wọ̀ fún ẹni ẹmọ fún un. Ẹ̀sùn tọ̀ ánà lórí òsìn. Ìmì à ń tọrùn ìlà bí ìtọ́lá àlèmọ̀dé. Ìlà bá kí ó ní lọ́sàn inú nì, àwọn afẹ́ parí ẹ̀ ní Kánù, Kánù láyé. Àlùkùránì wọ́n gbé ń sàlìtọ́wà àbí ẹ̀kọ́ Ibi ẹ̀mọ́ sin ìṣùmọ́. Nígbà kálukú wá dorí bá jẹ́ lọ ṣe fáyẹ̀fẹ̀. Ó yẹ fáwọn Kùránì mẹ́lẹ̀ ẹ̀ṣẹ́ Àkùránì mọ́. Ẹni Àkùránì ló mú súnmí, tọ̀tún súnmí, àìsàn Nẹ́tíwáàtì súnmí, àìsàn Kọ̀líìmù súnmí, àìsàn Olùsìlámù súnmí tó wá kókó ẹ̀fà. Ó rà àwọn ọmọ tí ó tọ́ kí ó tẹ́lẹ̀ ń tẹ fáyẹ̀fẹ̀. Wọ́n ń gbọ̀ sọ́yìn. Àwọn àbá wọ́n gba kí ni gba ẹni ìṣúkúndé kọ́wàá ìwọ̀n ẹ̀nà ẹ̀rọ kan lè já lówó wọ́n ti darapọ̀ mẹ́gbẹ́ òkùnkùn nítorí kó lè yá ẹni sọ wọ́n pé àlọ́mọ́ àti ilé ìkún yá bẹ̀rẹ̀ ní àdàmà alátàbùdó ìṣẹ̀tọ́ àná ìnáwó lẹ́kọ̀ọ́

المستقيم بالوفايا قومنا أجاد jẹ́ àmì ìṣọ́tún mi sójí fún omi ẹ̀sìn wa tí àjùwọ́ jẹ wá tó kébí pa wá, kọ́rọ̀ wá tàbí ẹni pé lójú tó ẹjẹ́ á lọ́dọ̀ Ọlọ́run.

Dápọ̀ ẹjá tẹ̀lé ọlọ́run ọba ẹjá tẹ̀ láti ọlọ́run bàbá fẹ́ ló tàbẹ́ bí ma tàbẹ́ lọ́pọ̀ tàbẹ́ láyá tàbẹ́ kọ́ ìlà mọ́tò. Wà á dí àbí wọn mùsùlùmí mùsùlùmí lóbìnrin bóyá wọn sọ pé ah, ìrówó ebi ń pa mí wọn jẹ gbèsè ọ̀nà orí ìgbèsà bóyá lọ sọ láti rẹ̀. Báyìí náà ní máa bá mi sí ayé mi lọ, tí máa jẹ gidi jẹun tí ó gbẹ bẹ́ẹ̀ mi ti kàn sí ní ìdí. Lọ́tùwà máa lásùwà fi hù ní kíra hù. Bẹ́ẹ̀ sọ fún mi pé máa ṣàdúrà ní kó mo pàdúrà lè tẹ́lẹ̀ sí ìdí, mo dé ṣe mòró tútù ẹ̀ ní. Bẹ́ẹ̀ náà ni àbírò làwọn kò rọ̀ ọ́nà. Kùrá ti ṣẹ́kù yẹn ni àti ẹ̀ ń jẹun, ojoojúmọ́ lè ní parí Kùrá ni àlejò ń pààyàn, ẹ̀

àyèmáyé jábàlẹ́ àyèmáyé jùbùlẹ́ ọ̀nà mẹ́rin ní alèké alèké dídìlẹ́ alèké jábàlẹ́ alèké jùbùlẹ́ ẹ̀ẹ́ bàbá ní jìbìlẹ́ ọjọ́ pé àwọn èèyàn gidi èèyàn yéèyàn yẹn tààrà wọ́n ti jùlọ lára tìtálì kẹsí ìrànlọ́pọ̀ lọ gbáà Nígbà tí ẹ̀sìn ti ṣe èrò tó ti di kútùrù tó ti di jínú tó ti di ìfẹ́sẹ́ náà wá tó tẹ̀sẹ̀ wá darí sọ́dọ̀ èso. Ó ti di jìbí ìlànà nínú nínú ìjẹyàn láyé nínú ẹ̀sìn nínú mọ̀. Wọ́n kò sábà tó yí ọmọ ọlọ́run lọ́ba wó lọ́rùn lọ́ba wá sára lọ́rùn. Bóyá ta ló lé oní bóyá kẹ́ni ta ló ṣe ní. Kẹ̀sí ọlọ́run wọ́n pọ̀ fẹ́. Àbàdà náà

ẹ̀wọ̀n jápẹ̀ lẹ́bi eré kékeré ní iṣẹ́ ọ̀fẹ́ ju máa fi láti pàkójẹ́ sọ́dá tí pàtàkì láti yọ̀ sí. Àmọ́ bí eré lórí, àwọn ọmọ ẹlẹ́ àárín àmọ́ ah, ìwé rẹ̀ tó bá ń bàbá kó lágbà sí kó láàrin pẹ̀lú kìíní ẹ máa fẹ́ sí Bẹ́ẹ̀ bá ń bẹ sẹ̀ẹ́sẹ̀sẹ̀ lírí ẹni ọ̀pọ̀ máa lé kò rẹ̀lì ní papọ̀ lírí rẹ̀. Ẹjẹ́ tí ní ṣe ti máa ṣí ti àti eh, ìgbẹ́lẹ́dínkì ẹ̀rọ ìgbẹ́lẹ́dínkì ìgbẹ́sẹ̀ sorú tó kú o mùsùlùmí tó di jàkúdà àwọn ará rẹ̀ ní ọmọ sọ gbogbo tó pété láyé múnáṣà ló yẹ sí bóòlù tó ajọ́ àti àmàkálùkù tó bá kálùkù bá sí ní ọmọ sọ ọlọ́wọ́ adìyẹ tó gbọ́ wọ́n náà mí òun náà kí sí òmìnira kálùkì àfàláyà kìlú náà tó jẹ́ bẹ́ẹ̀ni wá bá wá gùn láyé nínú sọ́rọ́sù yàtì ọlọ́run mú káàkiri kí lọ́wọ́ pẹ̀lú náà ṣe alìmọ̀ àmàrin àwọn tẹ́ ni wọ́n gùn wọ́n ka 21 àwọn tí wọ́n na ọgọ́rùn-ún kan àwọn àrí 21 ẹwà lọ sọ́dọ̀ tó bá ilẹ̀ bàzáàrí nínú àwọn 21 náà kí

Wọ́n ti kí náà fẹ́lẹ̀ ẹ̀sẹ̀ náà. Òun lò bẹ́ẹ̀ látẹ̀yìn Jésù nínú ìjà ilé ẹ̀kọ́ wá lò wọnú ìsìláàmù tàbí náà jìbí. Àbẹ́wá bèèrè pé tó tó ti ń bẹ láyé àti ìmì bọ̀dá mi kí lò ń ń jọ́tò òjìdé rẹ̀. Kọ́lá àárín dúdú ni a rí látàn bí àtìrìlẹ̀ ìlàtí. Ìgbésìrì. Bí ìtìrìlẹ̀ Ọ̀sán dé òun dé. Wàrà ètò náà sábẹ́ ìdájọ́ mọ̀ ní ìmọ̀ lé. Àwọn kan ti máa kó jọ, àwọn kan máa tún sá. Àmọ̀lẹ́kùn máa lé màjì mọ́ ní oòrùn. Wọ́n ní ìdàkọ̀wé èèyàn lámù. Yẹ̀zùlímù. A máa jẹ́ alágbára tí máa tàbòsí fún ọ̀lẹ́. Wọ́n lọ ní ìfẹ́ ọmọdé ó sì máa dàgbà mọ́ alóòkú. Wàkẹ́lẹ́ ìyá arúgbó. Àgbàlagbà ó sì máa darúgbó yóò máa kú lọ lẹ́ẹ̀kan náà. Wàhẹ́yẹ ìyẹ̀ mú tù. A sì máa gbọ́ pé ẹ̀pẹ̀lẹ́ o, wọ́n kú bẹ́ẹ̀ wọ́n kú lọ́sùn, wọ́n kú lọ́sì. Wàjẹ́ níbi ìyó ládùn. Ó sì máa bí ọmọ ọlọ́jà alẹ́ ọ̀ta nínú ojú mẹ́jọ mú náà lọ tọ́bá wá jẹ́ bẹ́ẹ̀ kí ni wọ́n wá fẹ́ gbèsè nínú ayé náà kí lè mìíràn fẹ́ gbèsè ìdásún ìlàlá wá máa tàkùlù Ẹlọ́kùn ọ̀kọ́kọ́ bí gẹ́gẹ́ láàrẹ́ dúró lérí, ká tó dáa àjúwà dúró kárọ́ àti àdúwà, kí ni ìjọ́ kó nẹ̀fẹ́ ẹnú, ẹtì ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run tàbí nínú rẹ́díò nínú látún sọ yìí. kí ni wa yìí hawa àti hawa ẹ̀yin ọmọ kí tètè gbọ́ hawa mọ̀dọ́gbọ́ yìí hawa mọ̀dọ́gbọ́ yìí náà bá ti hawa tẹ̀lé tá a bá hawa tẹ̀lé sẹ́wọ̀n pé nínú ara nǹkan tí ń ara mẹ́rin náà ni àróhù àti násù àti ákìlù àti kọ́líbù mẹ́rẹ̀ẹ̀rin náà nù àróhù ẹ̀mí tàbí mí ànásù ẹ̀mí burúkú tàbí ń sàìdá emi rere tàwọ́kọ́ ẹ̀mí burúkú lẹ́kì lọ́jọ́ pé nature ni èèyàn máa fẹ́ jẹ nǹkan èèyàn fẹ́ lówó èèyàn fẹ́ kọ́lé lọ́sùlẹ̀ àwánù wọ́n fi mọ́ wa ni wọ́n dá mọ́ wa ni kò sí wòlíì tí èsì lára rẹ̀ kò sáà nẹ́bí tí èsì lára rẹ̀ àmọ́ ìmọ̀lẹ̀ ọlọ́run yóò máa ti kù díẹ̀ díẹ̀ díẹ̀ àmọ́ hawa nọ́ọ̀sì olódùrú jù òun lè ń tiẹ̀ ta kúkí àdìsẹ́mi ò ní gbà ní ìnígbà hawa nọ́ọ̀sì nù nọ́ọ̀sì hawa ó ṣe fàtíkìrì tún ṣe lọ́pùtù làwá ó ṣe fi wúrì gígí gbọ́wọ́ tún ṣe lọ́pùtù làwá ó ṣe fi wá àti tún ṣe lọ́pùtù làwá ó ṣe fi ìrun kíkí gbé nínú sàlátà tàní ha adìl fàṣà ìwọlé mọ̀nkárì ó ṣe fi ṣe àmọ́ àwa náà ṣe ó ti máa òun náà máa ń tẹ̀ wí fún ìyẹn lọ́fà tí ń dààmú a sì lè kọ́ yẹn a sì lè wí fún yẹn àwọn àtàkùn pé mo sì ta ló mú mi. ìlàsùn ilẹ̀ làwà. Bá bẹ̀rẹ̀ pé kí ní jẹ́ fẹ́ ẹnu kí ló wí o. Yàwá bóṣù ààyè àbá nílò. Tó fún ọ Àwọn ọparẹ́ yàrá ọparẹ́ ẹni tí bá sì fẹ́ ẹnu ọparẹ́ ní èyí. Kọ̀dá ọ̀lẹ́ rẹ̀ àyílá tó bá yóò. A ti lọ fún parí àti lọ fún ìhù àti ìyá àwa àyà àwa ọ̀fẹ́ ọ̀fẹ́. Àdáàkìsí méje bá ọmọ àkúrò. Ìfẹ́ ló fún sí méje bá ń sọ dára ẹgbọ́. Àwa ń tàrù sí ìṣẹ̀rí láti bá tẹ̀lé lọ. Àwọn àti náà sì, ìfẹ́ tinú, òun ló burú ju òun ṣẹ̀rí láti kó burú jáì. Mọ̀nà púpọ̀ àwọn Ìfẹ́ ẹnu ti àdámá tí máa fún ẹ̀mí lágbára kọ́lọ̀ ṣàbúrú ìgbé lọ́ṣẹ́ ọba ṣẹ́fẹ̀ ojú ọ̀rọ̀ bí nǹkan bá nú. Òun náà ni ọkọ̀ pé pálẹ̀ aburú mọ́kò tó ṣe. Ìláṣẹ́ ìbára ni Màṣírà ọ̀há ọ̀dọ̀ àṣìtárì ní sí wá fàálù ẹ̀tùkùn ṣìtárì. Tó àlájò bí títì máa ẹ̀rọ wà sí máa ẹ̀rẹ́. Bá ẹwọ ìfẹ́númọ̀sàn bí sì máa ìkàmàlọ́gbọ́ wà sí, wọ́n jí sì máa ìkàmàpapọ̀ máa ẹni ọlọ́run, wọ́n sì máa ìkàsìmọ̀ tẹ̀lé. Wà tó ṣpá bí ni ká tún máa ká máa practice ẹ̀ o, ká máa yẹn náfìlà wa kò ní Wọ̀n yọrìdì ilẹ̀ àwọn àdàgà ìgbẹ̀bí wa. Nípa àwọn èèyàn rẹ̀ kò ní iye, ó pa àfá rẹ̀ ọ̀pọ̀ ọmọ kí ó rẹ̀ pẹ̀lú tí ń bọ́ pẹ̀lú tí ń wí rẹ̀ nítorí pa tẹ̀lé lẹ́yìn gbàtà jìmọ̀. Nínú ṣùgbọ́n àdìwá ní ti wá nìdánú. Ọ̀pọ̀lọpọ̀ ló kó bó bẹ̀rẹ̀ ó kọ́ ó níbi ìwà wúrú wọn àti ẹ̀ kí àwọn ọlọ́run ti ẹ̀bẹ̀rù ọlọ́run wọn wọ́n tà sọ tó wọ̀n. Tọ́ká fi lè rí ilẹ̀ wà láàrùbá kìlọ́ ló. Lẹ́yìn ìgbà tí wọ́n ní mẹ́wàá, àdọ́gbọ̀ àkókò wà láìlímì. Lẹ́yìn ìgbà tó mọ̀ tán tó tún wá ولا يرعون يوما بليظلوا وفي قدام ورات وجوان والمسيح يجعلوا ما يعذرهم فقالوا Gbogbo tó bá tún bá wọn sí yóò tún mú lára wọn, kódà wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ ní tọmọ tí ó wọn àti ìjọmọ́ wọn àtẹ̀sí ń bá tẹ̀lé wọn wípé. Bàálá dábúrà wọn láàárọ̀ wá fún. Owó tẹ̀síwájú mú lọ ọ̀pẹ̀ mẹ́. Ìdí rẹ̀ ó gbẹ̀mí rí àwọn ọba mọ̀ tó èyí rẹ̀ ọ̀dà dúdú ọ̀ọ̀ní rí kankan ti láyé tààlà ẹ̀ka lọ bí tọ́wà náà lọ ọ̀rí kankan ti láyé kíákíá ni wọ́n da ọmọ ní sìnkí ní ọmọ ọkọ̀ ọmọ fún ìgbà jẹ́ àwọn afárá ti wọ̀ tẹ́lú ó tún mọ̀ sí wà sí fún yẹn. sànàdù dàdí màrọ bí kọlá tẹ̀tù Àwọn aṣọ ní pé léèyàn ọba ti mórí sọ́lọ̀ kò ní rí ṣe. Léèyàn ọba tí ẹ bá fẹ́ gbéyàn àbíkọ́ jẹ èèyàn. Àbíkọ́ ó sàìgbé aláyé kó tó gbéyàn kò rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá tó bẹ́ẹ̀ bá tí láyà sọ́lọ̀ wọn ẹ nǹkan sí kàlá ẹ wọn lóhun láti ìlú ẹ má wọn. Kàlá ثلاث هن مولكات هوى وعجب وبغل فمتاني آه àtìkí ẹjọ́ rẹ̀ lójú àtìkí ẹ̀ síkíní àtìkí ẹ̀ máa lò fẹ́mú ipa ní rẹ̀. wà gbogbo lọ látẹ̀bí ló. ẹ má sáwọn tọ́lọ̀mbá bùn yẹn náà ẹ̀sùn mẹ́sẹ̀ fẹ́ẹ́nú ẹ̀sùn mẹ́jọra yẹn. àní wá sí wa ní pé ẹjá já wọ́n bí ìfẹ́ ẹnú agídí. Ìlànà Yóò kàmọ́ lè tó lápẹ̀rẹ̀ fún wa, àwọn bàbá lápẹ̀rẹ̀ lè tó lápẹ̀rẹ̀ fún wa, gbogbo àwọn bàbá bàbá wa, tó wọ́n ará yé sí wọ́n ti ní ìyẹ̀sí láyé wọ́n ti kó mẹ́lọ́lá àfíà. Ẹjẹ́ á ti sùúrù, látara bẹ́ẹ̀, ألم يروا أنا ألقنا لهم مما عملت أيدينا لها مبعولها مالكون تبع لقولهم àwọn lábẹ́ orí jẹ lábẹ́ orí mu ọmọ ọtún bímọ ọtún lọ́pọ̀ wọ́n náà rí ti láyé wọ́n lòrò pé kò tó ti ẹbí tẹlómi lọ. Adékòjú ọmọ ọ̀rọ̀, ọmọ fẹ́ ẹ̀ ní dúpẹ́ ní. Wọ́n tàbí ní alẹ́ àtàrà. Wọ́n ti bẹ́ẹ̀ àfikẹ́ àfikẹ́ lọlé ẹ̀wọ́, àfikẹ́ lọlé bá, àfikẹ́ lọlé ọ̀pẹ̀lẹ̀ kọkànlẹ̀ tó balẹ̀ tí ó dé tó fi rí bẹ́ẹ̀. Àláhùn yá ọ̀sọ̀rọ̀. Àláhùn yá ọ̀sọ̀rọ̀

méjì ni wọ́n ti ń parí gbogbo ẹ̀ wọ́n ṣe méjì nìjẹ́ lọ kó wọn wá ẹni tí ọba ti wá E wọ́n tún sàtì ìtara ní ọwọ́ òní wà ní ọ̀dà ńgbà bá ẹ má da wọn lóhùn. àwọn ọ̀dà wọn yára lè ní sáà ní ọ̀dà Àìlá wa kí mò ń bí. jà tó ń bínú pé àtúkádàrà rẹ̀ dáadáa tọ́wà ń bẹ̀ta fi ń dá ọlú. Wọ́n dára bá lọ́nà mẹ́tọ́lá. Tọ́wá ń bẹ̀ sáfù wá fi àlàbí ló ti kọ́lé o. Àrẹ̀mú ló jọra mọ́tò, àyìnjẹ́ ló ti di mamá àrùn, àjọ̀rẹ̀ gẹ́gẹ́ gẹ́. Ọwọ́ ń fà ọlọ́run lápẹ̀jú. Táwà láàpù wọn ni àdúgbò ló ti dùn fún wa. Mọ́nà Adá arúgbó pẹ̀lú ẹgbẹ́ ti máa ti wà sínú aláàrúwó sọ̀fọ́ bí mọ́ yóò yẹ̀ ìzáàrọ̀ ayé ọ̀rọ̀ mímú ọba tí ó pè ké egun dìde nígbà tó bá di ẹkùn ọba náà yóò pè wọ náà dìde. kò lè yóò ní alẹ́ rí àǹtà àwọn ọmọdàmọ́ra mi. ọba tó dá wa lákọ̀ọ́kọ́ òun náà tó tún lè tún wa dá nígbé yìí. ọwọ́ àmì fún lé balíkì ní àlè. lọ́wọ́ ọmọ nípa ó ti mọ gbogbo tá a fẹ́. alẹ́ rí jẹ́ alálákùnrin náà ṣàjà nílé àbábọ̀ ó tún máa fi ẹni kí iná máa jáde látara ti tútù. Àyílá àńtó ẹni ó tó omi. Ọlọ́run ó ní kí iná máa jáde látara ti tútù. Tọ́tún máa mú iná látara omi. Ọlọ́run ní mo lè sọ mo lè gbówó jáde lára olùsù. Adìgbókó lòsì ó dolówó kálá ìlú ọdẹ ni ó ní lọ́mọ́sàbí a ní. Gbé wa kó nù sòrò bí a ti nù dẹ̀kùn. Wọ́n Látara ìlàkùn àtàlà iná sì máa jù. Àwọn ẹlẹ́yìnzọ̀ lẹ́dí kàrẹ́kọ̀ sọ́mọ àti wọ́n àrùdọ̀ bíkọ̀ dìrí ní aláàríyànkọ̀ lókọ̀ mí sílẹ̀ ooo. Ọlọ́dé mo fẹ́ ti yí léèrè, tèmi tí mo dá sẹ́mà tó ga yìí, tí mo tó dálẹ̀ ẹlẹ̀, tèmi ní ìwá nílè sí tọ́ bẹ́ẹ̀ ń tọ́ wá kò lọ́dọ̀ mi tó dún lọ bò mí ẹ padà lọ́dọ̀ Ọlọ́run. Bàdá وهو الخلاق العليم Àmẹ́mọ́rò òkúrò mọ́ èmi lọ́lọ́run tí mo dá ìmọ̀ mọ́ tọ́kà náà rọ ìmọ̀ ìyẹjú ẹ̀. Ẹ̀yà kú lálàwò فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه يرجعون إنما أمره bá ti lẹ́sẹ̀ lọ́dọ̀ tèmi kò lé mo tí ìfẹ́ sí lòfin dàmú lára ẹ̀lẹ́fẹ́ á owó tọrọ fẹ́ nìní ilé tọrọ fẹ́ kọ́ ni gbogbo tọrọ fẹ́ dàmú tí ń bá ti fẹ́ fún ọ nísìn á yẹ kú lálàwọ̀ fún ọ̀rẹ́ ẹlòmí nǹkan kan tó kọ́mọ̀ ṣe bẹ̀. Àzọ̀wọ̀jọ́lá. Òṣèlú ti wà láwọn ọmọ wàhálà wa. Àmín. Àmín òun ilẹ̀ dáadáa. Àmín. Ọlọ́mọ fìtínà wa nú ayé. Àmín. Wọ́n ti gbà pé wà wá ní tiẹ̀ ìwọ ní tiwa ọlọ́run lọ́sàájì àjòkó báyìí. A ti gbà pé wà ní tiẹ̀ ìwọ ní tiwa. A ti níbo mi lọ́wọ́. Ẹni tí ò bá níbo mi lọ́wọ́ kọ́ lọ pé ọmọ wa tó ọ̀rọ̀. Ẹni tí ò ní malakutu mọ́líkù náà ni wọ́n wulẹ̀ fi wá wà títa sí nítorí mọ̀bálágà rẹ̀ ee bọ́ bá fẹ́ kọ́lé tọ́ bọ́ bá fẹ́ di ọ̀ká sẹ́kù tó máa ka owó tì ní sàn ó bá dá ń pè lówó yìí ìdébà náà ti tàyè nígbà kan tẹ́ bá fi olówó pé mo lò ó sí rí kò ní sọ torí ní ọ̀sọ̀ pé ọ̀nà tó ń gbà rí ẹlòmíì náà rí bẹ̀ tí òró bí tu ẹ̀ ọlọ́ọ̀ni bìyẹ́ di ní mọ́lá fún tukú lè ṣe àfi títóbi rẹ̀ bí ọlọ́mọ́sà sí rẹ̀ fẹ́ nìkan. wọ́n ti lẹ́yìn tó rí ìjà olè ọ̀dọ́ lọ́la mi sí mi láàyè káná. mi sí mi láàyè káná. bàbá mi ẹ kú ná. bàbá mi ẹ kú ná. bàbá mi kún. àrà yìí kún. gbogbo tá a fẹ́ kó ṣe fún àwọn ọlọ́run dáa fún ṣe